in tó sì sọ wọ́n di kèfèrí ta bá ń ka àlè ìkáta aláwọ̀kọ́ nínú àwọn nǹkan tó sọ àwọn Rāfidah di kèfèrí aláwọ̀kọ́ ni pé ìgbàgbọ́ wọn pé àwọn sàhábà ní pé wọ́n di kèfèrí lẹ́yìn annabi sallallahu alaihi wasallam so àwọn tọ́lọ́wọ́n bá sọ pé òun ti yọ́nú sí òun sì promise wọn lálìjẹ́nà so wọ́n gbà kan di kèfèrí so wọ́n sọ pé àwọn sọ̀hábà kèfèrí ni wọ́n so lẹ́yìn kú annabi sallallahu alaihi wasallam so eléyìí jẹ́ ọ̀nà aláwọ̀kọ́ tán fi jẹ́ kèfèrí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì táwọn Rāfidah fi jẹ́ kèfèrí wọ́n sọ pé yalla wa Aisha so ní pé onízìnà ni yalla wa Aisha so eléyìí a kúfùrù ni torí pé wọ́n ń pè Kùránì ní ni torí pé yalla wa Aisha Ọlọ́hun subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba ti sekin Ọlọ́hun Ọba ti bọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ so Ọlọ́run bá sọ àwọn ayat nínú suratul nur tọ́lọ́run bá fi ń bọ́ ìyànláwà Aisha níbi àwọn claims yìí so tọ́lọ́run bá fi ń bọ́ ìyànláwà Aisha níbi àwọn claims yìí so nínú suratul nur so Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé so, inna alladhina ja'u bil ifki usbatun minkum Ọlọ́run bá pè nǹkan táwọn mùnáfìkí tán ṣe yìí Ọlọ́run bá pè ní ifki so Ọlọ́run bá pè ní ifki so Ọlọ́run bá tó sọ pé Ọlọ́run bá sọ pé fa'ula'ika 'inda Allahi humul kadhibun àwọn ènìyàn lọ́dọ̀ Ọlọ́run bá so àwọn ènìyàn ni òpùrọ́ àwọn ènìyàn ni òpùrọ́ ọlọ́wọ́ bá tó sọ pé wa taquluna bi afwahikum ma laysa lakum bihi ilm wa tahsabunahu hayyinan wa huwa 'inda Allahi 'azim ni pé ẹ̀ ń sọ nǹkan tí ó sọ pé kíni ẹ̀ sọ pẹ̀lú ẹnu yín nǹkan tí ó símọ̀ fún yín parẹ̀ ẹ̀ rò pé nǹkan tó simple ni so ọ̀dọ̀ Ọlọ́run ọba nǹkan tó sì tóbi ni ọlọ́ọ̀bá sọ pé ya'izukumullahu an ta'udu limithlihi abada ọlọ́ọ̀bá ń kìlọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ padà sí bá jẹ́ so tẹ́ bá so ọlọ́ọ̀bá sọ pé innal ladhina yarmuna al-muhsanati al-ghafilati al-mu'minat gbogbo àwọn àyà yìí ó sọ̀kalẹ̀ nípa yàlá wa Aisha ni so innal ladhina yarmuna al-muhsanati al ghafilati al-mu'minat àwọn tó ń ṣe kí ni àwọn tó ń bẹnu àtẹ́lu àwọn muhsanat a mọ̀ pé ó sọ̀kalẹ̀ nítorí aláwọ̀ Aisha ni but a mọ̀ lò fún gbogbo ẹni tó bá wà ní rúpò náà dùnní so al-ghafilat al-mu'minat àwọn tí wọ́n mọ̀ nípa ìsọ̀tá fi ń kàn wọn al-mu'minat àwọn kí ni àwọn olùgbàgbọ́ ni lu'inu fi dunya wal-akhirah ọlọ́wọ́ bá ti sẹ́bi lé wọn láyé àti lálkìyàmà walahum adhabun adhim lẹ́yìn gbogbo àwọn Ọlọ́run bá tún sọ pé al-khabithatu lil-khabithin ha ah, bó lẹ́sẹ̀ máa fẹ̀sùn kan annabi yìí bó lẹ́sẹ̀ máa fi ẹ̀sùn kan annabi yìí ní pé ìyàwó rẹ̀ ṣe kíni ìyàwó rẹ̀ ṣe ìwà àbàjẹ́ Ọlọ́run bá wá ní al-khabithatu lil-khabithin ah àwọn èèyàn tó bá dọ̀tí àwọn èèyàn dọ̀tí náà wattayibatu lit-tayyibin àwọn tó bá má lóbìnrin àwọn tí ó máa fẹ́ wọn náà ní kíni wọ́n máa fẹ́ wọn ní tọ́mọlọ́kùnrin wattayibuna lit-tayyibat àwọn tọ́mọlọ́kùnrin wọ́n máa fẹ́ àwọn tó má kíni tó má lóbìnrin náà ni bó lẹ́ṣẹ́ a máa fẹ̀sùn kan annabi yí pé kíni ẹ máa fẹ̀sùn kan annabi yí pé ìyàwó annabi yí ní lahum maghfiratun àwọn tán máa yóò máa bẹ fún àforíjì wa rizqun karim àti arziki tó pọ̀gẹ̀ so ẹwùn kẹ ẹwọ adúrú àyà yìí àyà tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tọ́lọ̀wọ̀ bá fi ń bọ́ ìyẹ́lá wa Aisha kó níbi àwọn nǹkan tí wọ́n ẹ̀sùn tó fi kàn so kó níbi àwọn ẹ̀sùn tó fi kàn kíyàn tún wá kadhaba Qur'an kíyàn sọ pé irọ́ bá ń pa pé àníṣẹ́ oúnjẹ náà so eléyìí jẹ́ ọ̀nà kejì táwọn rọ́fídọ̀ tán fi jẹ́ kèfèrí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta táwọn rọ́fídọ̀ tán fi jẹ́ kèfèrí òun náà ni wípé wọ́n àwọn míì sọ nú wọn àwọn míì sì gbàgbọ́ nú wọn ní pé Qur'an Qur'an kódà eléyìí wà ní kìí ṣe pé àwọn míì sọ́nù wọn náà ọ̀rọ̀ pé àwọn míì sọ́nù wọn correct eléyìí wọ́n ná àwọn tíra àwọn tó ṣe kíni àwọn tíra àwọn tó jẹ́ ògbóǹtarìgì tíra wọn so báwọn náà ṣe ní báwọn sọ́nà yìí so àwọn rọ́fídọ̀ àwọn náà ní alkutubu sita so alkafi lilkilini so àwọn tíra àwọn tíra dídídídé àwọn tíra rọ àwọn tíra àhúnjọ fi parọ́ ma annabi sallallahu alaihi wasallam fi parọ́ mọ́lọ́wọ́n ba so nínú àwọn tírà yìí kò fẹ́ sí tí ó sí nínú àwọn tírà wọn pé Qur'anu muharrafun mubaddal muharrafun mubaddal ní pé Qur'anu nǹkan tán change tí wọ́n ti sekin tán ti yí padà ní so kò sí tí ó sí nínú àwọn tírà Rāfidah tó jẹ́ òkúmúlérọ́ so Allah bá ń sọ pé lā so wọ́n ní Qur'an táwọn musulmi ká láti ayé annabi sallallahu alaihi wasallam bákan náà wọ́n Ọlọ́hun bá sọ pé kíni Ọlọ́hun bá sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu la hafidhun so eléyìí jẹ́ ààbò jẹ́ so eléyìí jẹ́ ọ̀nà tán fi jẹ́ kèfèrí ẹlẹ́kẹ̀ẹ́ni nínú àwọn ọ̀nà táwọn Rāfidah wọ́n fi ìrísímà ìrísímà tó ṣe pé ó ń bẹ fáwọn annabi ọlọ́wọ́ bá so ìrísímà tí ń bẹ fáwọn annabi ọlọ́wọ́ bá wọ́n fi ń rinlẹ̀ fún àwọn ẹlòmí so wọ́n fi ń rinlẹ̀ fún àwọn ẹlòmí so lọ́nà tó ṣe pé kíni lọ́nà tó ṣe pé eléyìí kò sí fún ẹlòmí àyàfi àwọn annabi ọlọ́wọ́ bá so that is infallibility ọ̀rọ̀ tó lágbára gan ni ọ̀rọ̀ kíyàn fi isma ní ilẹ̀fẹ́ lómi so kíyàn sọ pé lómi wà infallible kíyàn sọ pé yàn kan wà infallible àwọn èèyàn kí mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára gan ni ọ̀rọ̀ tó burú jáì gan ni so ọ̀rọ̀ tó lágbára gan ni kíyàn sọ pé ẹnìkan kò lè ṣàṣìṣe so àbí kílùkọ rẹ̀ àbí ó ní isma gbogbo nǹkan tó bá sọ ló wọlé so eléyìí jẹ́ ọ̀nà kẹrin ẹlẹ́ẹ̀kaàrún nínú àwọn ọ̀nà táwọn Rāfidah fi jẹ́ kèfèrí so òun náà ni wípé wọ́n tako àwọn nǹkan tó pọ̀ àwọn nǹkan tó pọ̀ gan àwọn nǹkan tó pọ̀ gan nínú àdìsọ́kàn mùsùlùmí so wọ́n tako àwọn nǹkan tó pọ̀ gan nínú àdìsọ́kàn mùsùlùmí so wọ́n tako àwọn nǹkan tó pọ̀ gan nínú àdìsọ́kàn mùsùlùmí wọ́n gbà pé kílùkọ rẹ̀ nabiyullahi Isa ó ti kú kò padà wá má so a Mahdi lọ́dọ̀ tí wọ́n nǹkan tí wọ́n hun ni so nǹkan tí wọ́n hun nǹkan tí hun lọ́dọ̀ tí wọ́n ni so ilé jẹ́ àkílùkọ rẹ̀ ilé tó jẹ́ ọ̀nà ilẹ̀ karùn ọ̀nà ilẹ̀ kẹfà táwọn Rāfidah fi jẹ́ kèfèrí ìkọ̀kan yìí ó ti tó nínú nǹkan téèyàn fi ń jẹ́ kèfèrí téèyàn fi ṣe mùsùlùmí so ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ọ̀nà táwọn Rāfidah fi jẹ́ kèfèrí òun náà ni wípé kíni òun náà ni wípé àwọn ẹni ẹni aláhọ́kọ́ tí wọ́n gbé ìmá ma àwọn àwọn kíná pè àwọn ilé àbáwọn kìbáàb àwọn àyè ìjọsìn àwọn ẹni aláhọ́kọ́ tí wọ́n gbé kalẹ̀ ìmá gbé àwọn kílùkọ rẹ̀ àwọn ilé ìjọsìn lórí àwọn sàárè àwọn ẹni aláhọ́kọ́ tán ṣe lè nínú tan Islam ìmá àwọn Fatimiyun sàwọn fatimiyun sàwọn ah, ubaydiyun so àwọn ni wọ́n kọ́kọ́ gbé kalẹ̀ aburú ìmá kọ́ àwọn abi ilé ìjọsìn lórí sàárè àwọn gbé kalẹ̀ dò ní àwọn rọ́fídọ̀ fi ń sí sí ń sí so ilé jẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà táwọn rọ́fídọ̀ fi jẹ́ kéfèrí so olùbọ sàárè sámú láwọn rọ́fídọ̀ wọ́n bọ sàárè sámú so wọ́n bọ so ilé ìgan tó ní nǹkan tí yóò sọ wọ́n di kéfèrí so ẹlòmí lè tún ní àpé wọn ò ṣe kíni wọn ò di kèfèrí ẹlẹ́ẹ̀keje nínú àwọn nǹkan tó sọ àwọn Rāfidah di kèfèrí o ní pé àwọn Rāfidah wọ́n máa ń pè àwọn Ahlul Bayt wọ́n máa ń pè wọ́n yàtọ̀ sọ́lọ́wọ́ bá wọ́n máa ń pè Ali so <clears throat> wọ́n máa ń pè Ali wọ́n máa ń pè Hussein so wọ́n kíní àsomọ́rí so ya Hussein kíní àsomọ́rí dúdú báyìí so wọ́n ma ń kọ síbẹ̀ ya Hussein so wọ́n ma ń kọ síbẹ̀ so wọ́n ma ń pe kíní wọ́n ma ń pe àkílùkọ rẹ̀ wọ́n ma ń pe àwọn àwọn kíní ń pe àwọn àwọn ahlul bayt wọ́n ma ń pe wọ́n yàtọ̀ sí Ọlọ́hun subhanahu wa ta'ala wọ́n ma ń pe Ali wọ́n ma ń pe Hussein so wọ́n ma ń pe wọn so àwọn Rafida wọ́n tún ma ń takò àwọn àyà tó pọ̀ nínú Qur'an so àwọn àyà tó pọ̀ nínú Qur'an kìí ṣe pé wọ́n ma ń takò ìtumọ̀ rẹ̀ àwọn àyà tó pọ̀ nínú Qur'an so ma ń takò ní pé eléyìí wọ́n hún ni oye so ní pé eléyìí wọ́n hún ni so wọ́n hún ni <clears throat> so wọ́n ma ń takò àwọn àyà tó pọ̀ nínú Qur'an so àtàwọn tó pọ̀ táwọn Rāfidah tán fi jẹ́ kèfèrí nínú ìkàzába nabi sallallahu alaihi wasallam ìpé ànábì ló kúrọ ìkàzába qur'an ìpé qur'an nírọ ìkàfàrà àwọn tọ́lọ́wọ́ bá sọ pé wọ́n wà aljanna ìpọ́lọ́wọ́ bá nírọ pẹ̀lú yẹn so ìdínáyì qur'an ìdínáyì àwọn àyàtì tó pọ̀ nínú qur'an irú suratul fatihin sí nínú àwọn súrọ̀ táwọn rọ́fídọ̀ kórìíra jù ẹfẹ́ lè mọ́ ni rọ́fídọ̀ tí ó ha illa a tuqiyatan so àyàfi pé wọ́n kàfí ń ṣe bójúbójú òní suratul fath so inna fatahna laka fathan mubina so wọ́n kórìíra sura yẹn gan wọ́n sọ pé kò sínú Qur'an so àti nǹkan tó pọ̀ tó pọ̀ tó pọ̀ nínú àwọn ọ̀nà ẹgbẹ́ tí yẹn bá ń ka èyí ẹnu èyí tá a kà fún àyí kéré àwọn ma'lumat min ad-din bid-darura àwọn nǹkan tó yí pé èyàn dandan dandan ni èyàn mọ̀ nínú ẹ̀sìn so dandan dandan ni èyàn ó mọ̀ tó yí pé àwọn Rafida fi di kèfèrí so tàbá wá ń kà tàbá wá ń kà tàbá wá ń kà lọ tàbá a wà ká kílò kọrẹ̀ a kà wọ 50 so a kà wọ 50 àwọn kátà kà yìí mélòó la kà yìí mẹ́jọ sẹ́rí tí mo kà fún wa yìí ìyìn mọ̀ pé mo fẹ́ kà lónìí so ìyìn mọ̀ pé ń sọ lónìí ìyìn wò tíra kankan tí fi ń sọ fún wa sẹ́rí tàbá wá wo àwọn tíra táwọn afá àti ṣàlàyé ọ̀nà kúfùrù àwọn rọ́fídọ̀ so ìmí ìwọ hundred ìmí ìwọ fifty so àwọn èyí tó wá sí pé lọ́dọ̀ gbogbo gbogbo èèyàn pátápátá pé eléyìí eléyìí clear so nínú ẹ̀rọ mẹ́rin ìmá declare pé kílọ́kọ̀ rẹ̀ ìmá declare pé àwọn tó pọ̀ àwọn kan tó pọ̀ ìmá declare pé ẹnìkan ó lè àwọn àwọn àwọn àìmà wọ́n ń darí ayé so kí ẹ ma believe pé àwọn àìmà ń darí ayé so ní pé wọ́n ń darí ayé so tí a kò tí ẹ̀ sí tàwàhídì lọ́dọ̀ àwọn Rāfidah aslan kò sí tàwàhídì lọ́dọ̀ àwọn Rāfidah so ẹ̀sìn báàbò láti máa bọ àwọn àìmọ̀ náà ni èyí tó fi ṣe pé kò gbọdọ̀ jìyàn lójú pé àwọn tó pọ̀ àwọn tó pọ̀ gan àwọn tó pọ̀ gan kí ni mo pé àwọn tó pọ̀ gan nínú àwọn akílùkọ rẹ̀ nínú àwọn ẹni ìṣíwájú ẹ̀sìn wọn ò rí pé wọ́n wọnú sẹ́kì kíni sẹ́kì 73 gan pé àwọn kátàwọn kan wà lọ́tọ̀ ni wọ́n wọnú 73 sect oye so wọ́n wọnú 73 sect alimọ́ Ibn Qayyim sọ ilé <clears throat> so nípa àwọn ọ̀rọ̀ fídọ̀ wọn ò tí ẹwúlẹ̀ wọnú 73 sect rárá àti rárá so Sheikh Muhammad bin Abdul Wahhab náà wọ́n sọ nínú kitabu tawhid so wọ́n sọ nínú kitabu tawhid so ní pé àwọn kílọ̀kọ́ rẹ̀ àwọn ọ̀rọ̀ fídọ̀ ò tí ẹwọnú 73 sect rárá àti rárá pé ìjọ kan lẹ́yìn lẹ́yìn ni àwọn tó pọ̀ nínú àwọn olùmọ́síkí ni wọ́n sọ so ìjìmá àtún wá wà ìjìmá àtún wá wà pé kíni kèfèrí ni wọ́n ìjìmá ni pé al'umma panupọ̀ al'umma panupọ̀ lá nígbà ayé àwọn kíni nígbà ayé àwọn tàbí'in nígbà ayé àwọn àtìbá'ù tàbí'in nígbà ayé àwọn kíni nígbà ayé àwọn tó tún wá lẹ́yìn wọn lẹ́yìn wọn lẹ́yìn wọn lẹ́yìn wọn lẹ́yìn wọn tí èdè àsìkò ti wáyìí ní pé àwọn Rāfidah kèfèrí ni wọ́n nínú àwọn tí wọ́n nàkọ́lá ìjìmáà yẹn Ibn Taymiyyah nàkọ́lá ìjìmáà Ibn Hazmi nàkọ́lá ìjìmáà Ibn Kathir nàkọ́lá ìjìmáà àwọn tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ so ilé ìtí tó wá láti mọ̀ pé kíni láti mọ̀ pé so kèfèrí ni wọ́n wọn ò nípin kankan nù Islamu in case tẹ́lómi báyìí wọ́n àwọn eléyìí tẹ́ ṣe mùsùlùmí pìlẹ̀ oye so wọ́n èé ṣe mùsùlùmí ara àti ara so mọ́jẹ̀ kí wọ́n tàn bójúbójú náà ma ń fi nǹkan tán ma ń sọ pé ṣíà làwọn pé ìtumọ̀ ṣíà ni pé pátì pátì àlì làwọn pé kí a lọ wá burú pé nígbà tán sàbòsí fún àlì kí a ló burú kéèyàn jẹ́ pátì àlì ara ọ̀ so rárá ọ̀ gbogbo ẹni anù láyé ló ma ń ní bójúbójú tó ma ń lò láti fi ṣe kíni láti fi àtúmọ̀tán anù rẹ̀ kìí so májì kan ṣe kíni májì kí wọ́n tàn ọjẹ́ o so kèfèrí ni wọ́n so wọn ò nípin nínú islamu gbogbo àwọn ọjọ́ kèfèrí tán wọnú islamu tí wọ́n tán sọ àwọn èèyàn di kèfèrí látọ̀dọ̀ wọn náà wọ́n ti wọlé o àwọn ahmadiyya látọ̀dọ̀ wọn ti wọlé àwọn batiniyya látọ̀dọ̀ wọn ti wọlé àwọn bahimiyya látọ̀dọ̀ wọn ti wọlé àwọn babiyya látọ̀dọ̀ wọn ti wọlé so ti yẹ báyẹn so ah, ẹ jẹ́ ká continue láti máa ṣàlàyé ọ̀rọ̀ tí sheikh Ubaydi sọ so lẹ́yìn ìgbà tí wọ́n sọ ẹ̀sùn táwọn Rāfidah máa fi ń ka àwọn súnnàtá ní pé àwọn súnnà o ní pé wọ́n kórìíra àwọn ará alẹ́ Ànábì sallallahu alaihi wasallam irọ́ ni wallahi a ń fi ìmá nífẹ́ àwọn ará so àfin jọ́sìn fọ́lọ́wọ́ bá pé àwọn ará alẹ́ Ànábì bóòlá sí so but àwọn fẹ́ jẹ́ ká sọ wọ́n dọ́lọ́n ara ali annabi sallallahu alaihi wasallam ká kàfàrà wa sahaba káwọn náà wá di kèfèrí